نعم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله gbogbo ẹ̀yin ni fún Allah subhanahu wa ta'ala àtọwọ́ ìkẹ́ àti ẹ̀fún ọ̀nàbà Muhammad sallallahu alayhi wa sallam so látàrí àwọn ìdádúró díẹ̀díẹ̀ tí ó ṣẹlẹ̀ lánàá so tó ṣokùnfà pé bí a ṣe plan time ta plan láti bẹ̀rẹ̀ jókòó yẹn so láti bẹ̀rẹ̀ sí ka nínú tíra àwáyé kò tọ́lá so àpàdà rí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mọ́ Allahul musta'an so for that reason ní òní inshallah a fẹ́ continue bí tá a kàdé lánàá so ìjọba ìlú kàdé síwájú kí àsìkò lecture kan tó bẹ̀rẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kí wọ́n fi àṣekọ̀ nǹkan dáadáa so bí tá continue inshallah òun náà ni al-a'iqu ar-rabi' al-a'iqu ar-rabi' inshallah jazakumullahu khairan. alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ba'd so al-a'iqu ar-rabi' nkẹlẹ́ kẹrin tó máa ń di ọmọ akẹ́kọ̀ọ́ lọ́wọ́ àwọn tó ma ń kọjú ọmọ akẹ́kọ̀ọ́ kò níbi ìwà ìmà àbí níbi ìní ìmà gidi o ni akhdhul ilmi anil asagir o ni kí a ma mú ìmọ̀ lọ́dọ̀ àwọn asagir so n tán pè ní àwọn asagir bàtà àfikà tán a ti gbọ́ mọ̀ rọ́dù sheikhi nípa pé àwọn wọ́n àwọn asagir wọ́n laqad fashat dhahiratu akhdhil ilmi an sigaril asnan bayna tullabil ilmi fi hadha zaman wọ́n ló ti fọ́nká ìmọ̀ mú ìmọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n kéré lọ́jọ́ orí nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní àwọn àsìkò táwà yìí وهذه الظاهرة في الحقيقة داء عداد ومرض مزمن يعيق الطالب عن مراده ويعوج به عن الطريق السليم الموصل إلى العلم wọ́n ní níptí pàápàá nǹkan tí ó jẹ́ nǹkan tó ti jẹyọ yìí láwùjọ wa ká mọ̀ mọ́mọ̀ lọ́dún àwọn tí wọ́n kéré lọ́jọ́ orí wọ́n ní àìsàn kan tó ní agbára ni tó wà chronic léyìí tó ma ń kọ̀ fún ọmọ akẹ́kọ̀ọ́ láti dé ibi tó yẹ kí ó dé ó dẹ̀ ma ń kọ̀ fún ọmọ akẹ́kọ̀ọ́ láti yíjú ọ̀nà tó lálàáfíà lọ síbi ìmú ìmọ̀ وذلك لأن أخذ العلم عن صغار الأسنان الذين لم ترسخ قدمهم في العلم ìdí ni wípé ìmọ̀ mú ìmọ̀ lọ́dún àwọn tí wọ́n kéré àwọn tó ṣe pé ẹsẹ̀ wọn ìtí ìwalẹ̀ níbi ìmọ̀ wàlám tẹ́ṣìblẹ̀ haahùn fìhì in gbọ́nwò ìtí ìdí funfun síbi ìmọ̀ ma wùjúdì man huwa akbaru minhum sinna tó ti pé níbi tẹ́wà àwọn tí wọ́n wà arùsáàkù kọ́dàmàn tẹ́sẹ̀ wọ́n dẹ̀ wọlẹ̀ jù bẹ́ẹ̀ lọ níbi ìmá yudif asasa alimọ̀tẹ́dì ó ma ń ba ìpìlẹ̀ alimọ̀tẹ́dì ẹn tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìmá ó ma ń wó àwọn ẹsẹ̀ rẹ̀ wà yóò hàbúrí mọ̀ holistifadata min khibrati al-ulama al-kibar yóò dẹ̀ kọ fẹ́ nìyẹn yóò ibi táwọn sheik fauzan wa sheik salil fauzan kéwà ní kéè náà ma hódi halkọ̀ mbẹ̀ náà pẹ̀lú wùjúdi halkọ̀ rú àwọn àfáàyẹ tí ẹ̀sẹ̀ kébí àwọn àfáàyẹ gan ní wọ́n náà ni èyí wà mọ̀ dínà táwọn sheik abdullahi bukhari wa wọ́n lọ hódi lecture mbẹ̀ náà gẹ́ẹ̀bi tọ́lù gẹ́ẹ̀bi tani nǹkan tí wọ́n ṣàlàyé bí ní gẹ́ẹ̀ bá padà débẹ̀ ní ọwọ́ so ìdí ní pé ìwà mọ́ jòkó ti wà àwọn eléyìí nígbà táwọn eléyìí wà ń yóò ma wó ìpìlẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ níbi ìmọ̀ yóò dẹ̀ ma àwọ̀rọ̀mọ̀ rẹ̀ híbrọ̀ àwọn àfá tánjá àgbàlagbà báwọn ṣe máa sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ kan wà tí yóò mọ̀ kọ́ níbi experience tí wọ́n yìí ní rí kọlọ́dọ̀ àwọn kéèkéé wọ́n ni wàtísáàbì akhlaqihim allati qawwamaha al-ilm wa zaman àti kí yàn mú níbo àwọn ìwà wọn ìwà tó ṣe pé nǹkan méjì òun ló gbé ìmọ̀ yẹn dúó al-ilm ló gbé ila ghayri dhalika min at-ta'lilati allati yuhi biha athar ibn Mas'ud radiyallahu anhu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú at-ta'lilat àwọn ìdí àwọn ìdíbá ìdí kọ̀ọ̀kan léyìí tí athar ibn Mas'ud léyìí tó ń tọ́ka lé lórí athar ibn Mas'ud radiyallahu anhu òun náà ni wípé wa la yazalu an-nasu bi khayrin ma akhadhu al-ilma an akabirihim àwọn èèyàn níyẹ̀wò nígbò lórí dáadáa lókùn gbà tàbá mú ìmọ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà wọn wà án umana ihim àtàwọn tán ṣe fọkàntán àwọn olùfọkàntán èèyàn wà ulama ihim àti àwọn àfáà àwọn àfá gidi àwọn àfá súnnà ni o fàìdá àkọ̀dúwò ànìsẹ̀gọ́rìn tàbálọmù látọ̀dọ̀ àwọn kéèkèé wà ṣe rọ́rìn àtàwọn alágbàkù àwọn aláburú èyàn láàrin wọn àhálàkù mú parun wà sábàtà alhadith an abi humayya aljumahi anna rasulallah sallallahu alaihi wasallam qala hadithi wa rí lẹ́yí pé abu humama aljumahi kọlọ̀ kọba wa kẹwọn wọn sọ wípé inna min ti ń lọ sópin an yultamasa al-ilmu inda al-asagir oni ke lọ ma wá ìmọ̀ lọ́dọ̀ àwọn èyàn kéékèèké keke bí àwọn tí ó like èyàn ma obi àwọn youtube àwọn ah àwọn tan wá film káàkiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n tan se gada gada káàkiri tí wọ́n ode rin ojú ọ̀nà àwọn oluma tí wọ́n rin ojú ọ̀nà àwọn afa sunna àwọn na refer sí as asagir wa qad ikhtalafa an-nas fi tafsir kí wá àwọn wà láwọn sigori tí wọ́n sọ yìí wọ́n ni húnà ala aqwal dhakaraha ibn abdulbar fi jami'a wa ṣáfi bí shafi'i fi al sọm ibn abdulbar wọ́n mẹ́ ṣe àwọn ikhtilaf yẹn níbi aljami'a gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ni ṣáti bi nínú al-i'tisam but summarily wọ́n ni wa qad ibn kutayba rahimahullahu ta'ala ibn kutayba àwọn lọ síbi pé rahimahullah ila anna hum sigarul asnan àwọn ní pé ṣe ráwọn sigọ́rì ẹ sigọ́rì asnan àwọn tán kéré lọ́jọ́ orí ni ala athari ibn Mas'ud al-an fi dhikr lórí athari ibn Mas'ud lórí tàtíkà síwájú yurid in tán sọ ní pé la yazalu an-nasu bi khairin àwọn èèyàn níyẹ wọn ò nígbòló ní orí tán mọ̀ wà lórí dáadáa ma kìkí ṣe páwọn ìlàmá wọn àwọn àwọn àákékèké àwọn tí wọ́n ò lọ́jọ́ lórí lè anna sheikh tààlìlì ní pé sẹ́rẹ́ tó bá jẹ́ sheikh kọ̀dì zalat anhu mata àtà shabab àwọn ìgbádùn shabab lè tó máa ń affect àwọn ọ̀dọ́ ó ti kó lára tí ẹ wàhídátùhù àti mímú bẹ̀rẹ̀ rí tí ma ń lára shabab ó ti kó lára tí wọn àwọn farabalẹ̀ gẹn wàájálátùhù àti gẹn wọ́nranwọ́nran tí ma sáwọn shabab

látara bẹ́ẹ̀ ìmọ̀ tẹ́niyẹ ti ní ti wálẹ̀ ṣubú òkè wọrú mọ̀ yẹmọ́ gọ́ọ̀lìbàn gọ́ọ̀lìbàn tánfà bá mẹ́ṣà àwọn ọ̀rọ̀ ibà gẹ́bà ìpàdà débẹ̀ náà gọ́ọ̀lìbàn kẹ́kẹ́ bóyá mi bá bí pé ẹni tó bá ti lè dàgbà báyọ̀ automatically kọkù lè sọ́nù mọ́ èyí lè dàgbà tí ó sì padà yọ ọkọ̀ gẹ́ bí wọ́n sọ ma ń sọ ó dẹ̀ bí ẹni dẹ̀ ṣe ma aha but in tán sọ ní pé ẹni tó dàgbà sórí súnnà tọ́lọ́ ní wà fọ́k tó dà lórí súnnà ó wá wà ń bì kan àwọn kéèkéé náà wà ń bẹ gbò lè ó ti mọ múmẹ́ ọ̀nà àgbàlagbà ọ̀nà àgbàlagbà náà wà ń bẹ àfitán àgbàlagbà bá wá ń náwọ́ sẹ́yìn náà pé ẹmúlọ́dù ilé náà ẹmúlọ́dù bọ́ mọ́ délù ráyì àgbàlagbà fàlì mí ọlọ́jọ́ kó sí ṣe bá yìn àbí àhà náà nítorí iṣẹ́ ráhùn tágbàlagbà bá náwọ́ sí àwọn àgbàlagbà ti ní kíbọ̀rọ̀ ń pa wọn wọ́n gbá àwọn ilé nǹkan wọn farabalẹ̀ orí wọn pé ẹmọ́ lọ́dọ̀ ilé ẹjọ́ kó tí ilé ẹwọlé ẹwọlé ṣe bá yìn àbí but general aslan ọdọ̀ àwọn àgbàlagbà ni ẹ ti àti gbọmọ́ ti dín fúnfún síbi ìmọ̀ èyí ó kọ́ ṣíbòrò èyí kẹ́kọ̀ọ́ tó pọ̀ lọ́dọ̀ wọn náà so wọ́n ni wà láyé gírí balẹ̀ ìhàwá ìfẹ́ inú ò ní ríbi jòkó kò ní ríbi bẹ́ nímọ́lẹ̀ àwọn nǹkan tó máa ń jáwọ̀dà wá ìfẹ́ inú ó ti lẹ lára ẹni tàà ń sọ yìí wà láyé mílù bí tọ́mà àwọn adùn afẹ́ kò nǹkan kò ní na ọ̀dọ́mọ́lẹ̀ kò ní lè na àgbàlagbà yìí mọ́lẹ̀ bẹ́ẹ̀ fàmá àsìnì tó ń tọ́jú orí tẹ́ni ẹ ti wá ní ó tó wá ní kí ni alwakọ́r ìfarabalẹ̀ wàlìjàlálà ìbàbàrà wàlìhaibà àti gbígbẹ̀ngbẹ́ ẹni tó bá jẹ́ gbàlagbà tó yá kí bí àwọn làwọn ìlàmẹ́ àwọn ẹnu kàwọn yẹn ẹ̀kẹ́ pé eh, ẹ̀dákẹ́mẹ́ because tẹ́ mọ̀ lára wọn kìí sí ìmọ̀ nìkan mọ́ ẹ mọ̀ wọ́jú orí náà pé à ah, yàtọ̀ sí mọ̀ gan ẹni yìí bàbá bàbá mi lẹ́ni yìí ah, kí Sheikh Fauzan wa sọ̀rọ̀ kó adẹ́gbẹ́ kí ni ah, bọ̀tá pọ̀dọ̀ ló sọ̀rọ̀ irú tí sẹ́fọ̀ sẹ́n náà sọ náà èyí fẹ́ mọ́ náà sáà rẹ̀ náà pé àkíní ah, ẹlọ́ọ̀tọ́ òdodo ni a máa mẹ́rin lọ fi jù mí lọ lóṣù padà mọ́ jáwọn fitan àti irú àwọn iṣu bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ kọlọkọlọ ọkùnrin àwọn fitan wàlá hadith kọ tẹ́dùkúlù àrí ìhádì ló mọ́ ẹni tó bá jọ́dọ̀ àwọn nǹkan yìí lè wọlé tọ̀ ayé gọ́ọ̀lì bàbí jẹ́ mọ́sábà wọlé tọ̀ àwọn ọ̀dọ́ alẹ́ti ominat ala sheikh lè tó pé afọkànbalẹ̀ rẹ̀ to a larger extent tí kí náà bá wọlé tọ̀ tó bá ilé ṣe fátúwà pẹ̀lú ẹ̀ yóò pa yóò dẹ̀ pa àwọn èèyàn mìíràn yóò pa wọn وقد روى ابن عبد البر عن عمر بن الخطاب رضي الله عنه أنه قال ابن عبد البر وان نريتك عمر بن الخطاب صحيح قد علمت قد علمت متى صلاح الناس ومتى فسادهم قد علمت متى صلاح الناس ومتى فسادهم èmi ti mọ̀ gbà táwọn yóò wà lórí dáadáa àti gbà tí wọ́n bàjẹ́ wọ́n ní إذا جاء الفقه من قبل الصغير استعصى عليه الكبير takimida àwọn kéèké ní mọ́ tí wá àwọn tó jágbàlá gbọ́mọ̀ wò pé ah, kí n tàrílé wà ìdàjá alfikuhu min alkabir bọ̀ tí fíkù bá wá láti ọ̀dọ̀ àgbàlagbà ẹni tó jágbàlagbà ní sọ̀rọ̀ pàápàá jùlọ nípa àwọn ọ̀rọ̀ tó jẹ́ àwọn ọ̀rọ̀ àmà a wọ́n ni tàbáhù sọ̀gẹ́rù fahtadaya àwọn ọ̀dọ́ lè tẹ̀lé múdẹ̀ mọ̀nà wà rọ́wà ibn abdulbar aidan an abil ahwas an abdullahi qal ibn abdulbar tún gbẹgbà wá látọ̀dọ̀ abul ahwas látọ̀dọ̀ umar nab látọ̀dọ̀ abdullah ibn umar bákaná wípé innakum lan tazalu bi khairin ma dama al-ilm ma dama al-ilm fi kibarikum ẹ níyẹ nígbò lórí dáadáa lókùnbà tó bá jẹ́ pé ìmọ̀ yẹn ọ̀dọ̀ àwọn àgbàlagbà ló ti ń wá fa idha kana al-ilm fi sigarikum tó ẹkí bí ọ̀dọ̀ àwọn kéèkéé ló ti ń wá saffaha as-sagiru al-kabira ẹn wọ́n ní sẹ́rí athag méjì dáka yínkọ́ wọ́n tún mú tààlìlì wá pé òkè tààlìlì pé tẹ́fì ní pé kọ́mọ̀ mú ipé lọ́dọ̀ ẹni tó bá kéré lọ́jọ́ orí ṣe bá yìn àbí ààkọrù gọ́yọ̀rọ̀ lẹ́dì dhakaro ibn kuteba kuteba tó dákọ wà húwà khashiyatu raddil ilmi idha ja'ani saghir o ní pé à ń bẹ̀rù tí mọ̀ bá wá lọ́dọ̀ ẹni tó kéré sáwọn èèyàn ní ọ̀rọ̀ dàrí pé ọmọdún kí ọmọdé lóyún ó wáàsí àwọn tó bá ń sọ̀rọ̀ àwọn tí wọ́n ròdòdó láàrẹ ní bẹ́ẹ̀ wọ́n lè kéré tí wọ́n rọ̀lọ́ máa pa ọmọdé kódà wọ́n tún ma fi mú àwọn èèyàn ìmísùn àwọn tàbí kílẹ̀ múlùpà wọ́n náà ti lọ́njọ́ kó tí àwọn kéèkèé so yóò jẹ́ fìtínà fáwọn èèyàn gẹ́ olóòf jẹ́ pé àwùjọ tàwà àwùjọ tó ké fìtínà kún bẹ̀ nígbà táwọn àgbàlagbò bá dúró dédé ẹlákùn tàbí wà sọ́rọ̀ ọmọdé náà ni wọ́n láwọn hakù dàdí wọ́n dẹ̀dẹ̀ hakù rẹ̀ ṣe kò mẹ́ṣẹ̀rẹ̀ ẹni tó bá jọmọdé tó bá ń ṣe rẹ́dẹ̀rẹ̀dẹ́ mẹ́sí ń ṣe láwùjọ ti wà yìí àwọn ọmọdé náà wọ́n sọ̀rọ̀ yes yóò jẹ́ fìtínà fáwọn èèyàn bẹ́ẹ̀ ni yóò jẹ́ bẹ́ẹ̀ bọ́lọ̀ sí kọmọ́ ti yínú pàápàá jù tàbí àwọn ọmọdé yẹ ọlọ́n tó wá bá wọn sí wọn ò tún wá sọ̀rọ̀ àwọn lásán wọ́n wá ń Sheikh Rabi kí ni wọ́n Sheikh Fauzan kí Sheikh Ubaid kí Sheikh Lohedan kí Ibn Baz kí Al-Albani wọlé mọ̀ kálọ́bẹ̀ àwọn ọ̀dọ́ tó wá ń sọ̀rọ̀ láwùjọ yìí ẹ wá wò wọ́n ṣe wọ́n kà ní pé in táwà rí òní pé báyìí kẹsì máa ṣe táwà ńlá ní àwọn àgbàlagbà lọ́wọ́ abadan bẹ́ẹ̀ àwọn àgbàlagbà tó jú ẹ̀yìn àgbàlagbà lọ àgbà tó jú ẹ̀yìn àgbàlagbà lọ ó kẹjẹ́ pé àwọn ìkàwà rí bí pé yes ọ̀dọ́ ni wọ́n ìyẹn issue kò lè kí ń ṣe issue ìyẹn òkè ọ̀dọ́ ni wọ́n àbí but ní ìsìn ọ̀rọ̀ tààlà ń kà lọ́wọ́ ọ̀rọ̀ kẹlú àfà látúnkà lọ báyìí kéèké mọ̀ kàí dédé pé mo fi pé ẹ máa ṣe báyìí èmi rí pé ẹ máa ṣe báyìí so wọ́n fi wọ́n gbẹnu àwọn àgbí wọ́n gbẹnu àwọn àgbàlagbà sọ̀rọ̀ ni Sheikh Al-Albani sọ̀rọ̀ kan pé tẹbá rí ẹnìkan tó bá ń sọ fún pé qala Rasulullah sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sí gbọ́dọ̀ gbọ́rọ̀ ẹ̀rẹ́ yìí pé ni ẹni ẹ̀kà àdíjì fún ìrìnà kí n pè mọ́ sọ́nà aníbi wọ́n sọ gbangba ìwọ ọmọdé ìbọ́lọ́ tún hmm, ìwọ ọmọdé yìí kọ́ ọmọdé yẹn ń ka ọ̀rọ̀ Ànábì Muhammad alaihi wasallam ẹ̀kọ́ rí yẹn pé mẹ́rin náà so ní wa ala kullin gbogbo ẹ̀ gbogbo ẹwà ń kọ́ o fa inna lafzata sọ̀gẹ̀rẹ̀ àmà ṣe kódà sọ̀gírì wọ́n lò fáwọn olùbídá àfún sọ pé ẹni tó bá jẹ́ alùbídá fọwọ́ sọ̀gírì wọ́n láwọ́ kẹ́ẹ̀nà kẹbíra sọ̀gírù ni kò bá jẹ́ àgbàlagbà ẹni tó bá jẹ́ jóní súnnà kẹbíru ni kò bá jẹ́ kí ni sọ̀gírì nam wọ́n ni katanawalu sọ̀gírì hissan wa mana ó kó sínú sọ̀gírì hissan àti sọ̀gírì ìwòye kẹbíri nítorí ó ti gbọ́ ó ń bá wọn kẹ̀bíru rí ó dẹ̀ ó ń kẹ́kọ̀ọ́ lára wọn kẹ̀bíru ẹwọ Ibn Umar radiyallahu anhuma ẹwọ bí wọ́n ṣe rí wọ́n ṣe di kẹ̀bíru tó ti pé sọ̀gírì ni wọ́n lẹ́yìn sọ̀hábà sọ̀gírù sin ẹwọ ẹwọjọ́ tánà bí bèèrè bèèrè gbogbo àwọn tó jẹ́ sọ̀hábà ma tálọ́ mọ̀ bẹ́ Ibn Umar àfáà ni pé torí pé bàbá wọn mú wọn lọ sí ibìjòkó wọ́n ń bá wọn àgbàlagbà rìn àwọn náà ti bẹ̀rẹ̀ sí mọ́ ogun níbi àgbàlagbà so wọ́n àgbàlagbà tí ń tayò àgbàlagbà tí ń ta dáìs sí adákùn sí kẹbíir lẹ́yìn hádà sọgír nam wọ́n ni wà hádà lọ́hùkùn lẹ́yìn àlà ìtìláàkìhì in tawa sọ síwájú yóò pẹ àwọn ọmọ kéèkéé ẹlòmíwà ní pé ẹ̀yìn ẹ̀lẹ́ ń ká fúnra yíhun ṣùgbọ́n lẹ́yìn náà ń ká hun ọmọ ọdún mélòó wá ní wọ́tọ̀ ń sọ̀rọ̀ <laughs> ọmọ ọdún mélòó ń gbogbo yín yàtọ̀ sálàyé ta ṣe síwájú àfáànẹ́ ti ń sálàyé fún wa pé ọkọ́ tawa sọ yìí nǹkan o lè yí sá àlá wọ́n padà wá sọ mọ̀rọ̀dù gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹmọ̀rún fàkọ̀dẹ̀ after wọ́n ṣe fatuwa wà dárọsá jama'atun mina sahabati wa tabi'ina fi sigarihim wọ́n kéré lọ́jọ́ orí wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀sìn wọ́n pọ̀ náà sahaba wọ́n pọ̀ náà tabi'in lẹ́gbẹ̀ẹ́ ìwọ̀dọ̀ mọ́ farabalẹ̀ kẹ́kẹ́ bí ẹlùmí ìsẹ̀ báyìí tó bá pẹ́ tẹ̀lé fẹ́nu lẹ́gbàwò ní fẹ́nu mọ́ ń tẹ̀sẹ̀ bọ́sẹ̀ gẹ́ sẹ́yìn tó bá fẹ́ wọ́n mọ́nà tó bá rí báwù ìbá yóò kàtán yóò wẹ́ everything pé

tíra sheik absalam eh, ẹkẹ́ ń pè eh, tíra takọlù tẹ̀sínífù wà nas ó wà lọ mọ́wàá kan lọ́wọ́ gbẹ̀yìn mú ní ẹṣẹ́ sùúrù àwọn amọ́sílù wá ní ẹṣì bàtà tíra lọ́wọ́ gbẹ̀yìn ẹka ọ̀rẹ́ ń takún tí ń sọ ń kẹfún rẹ̀ in tó torí ẹgbẹ́jòkún ẹ̀ka lẹ̀ ìyẹn ẹni tó ń sọ̀rọ̀ àbúná sí ọ̀rẹ́ takún tó torí ẹ̀ mọ́rẹ̀ wa wọ́n ní èwo ó so ìtú bí hadrotil akabir àwọn ènìyàn ìdẹ̀ ń sọ̀rọ̀ ní presence àwọn tán jáwọn àgbàlagbà illa anna ha'ulahi yandur wujudu mithluhum fi man ba'dahum bẹ́ẹ̀ ni lóòtọ́ àti ríwọ̀ àwọn ènìyàn kése pọ́ títẹ́ wá lẹ́yìn ó ń mọ̀ ọkọ̀ ọmọdé lẹ́ni yìí wọ́n dẹ̀ wà ìwú àwọn ọmọdé bí àgbàlagbà bẹ́ẹ̀ wà rúlìmọ̀ sọ̀láhùn ẹ̀dẹ̀ rí pé àwọn ní í wọ́n dangajíyá wà súbìrọ̀ ilmuhum ẹ̀dẹ̀ gbé ìwọ̀n iye ìmọ̀ wọn yẹ̀wò fàdọ́harọ̀t rọ̀sánàtù ìjòkó ìfẹsẹ̀wálẹ̀ rẹ̀ bí máa wọ́n ti lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ wọ́n ti jòkó tó ń bí díà wọ́n bá wọn oníṣẹ́ wọ́n pèsè àwọn ọ̀gá ọ̀tá gbogbo àwa sún náà wọ́n pè àwọn òbí wa gan fi wọ́n mú wa ń pèsè báwọn àgbàlagbà fáà yínú wọlé ọ̀ ní lọ nẹ́sfàtì àfáà yí wá nẹ́sfàtì ní òní ẹ̀dẹ́kùn sí yìí ní kẹ̀bíìrì tí wọ́n jòkó tí wọ́n tàbá ara wọn tó wá ti pàwọn ọmọdé làwọn àmọ́ pàwọn ní olùwọ́n pé wọ́n mọ́ tán ṣe ibẹ̀ ẹ̀dẹ̀ ní kò dé pẹ́bẹ̀ àkìbá wọ́n bẹ́ o wọ́n ni wà úmìnà til fitna ok na adì ẹ̀fọ́ kan bá dẹ pé kò sí fitna faliyo ọ̀dá anhum ọ̀dọ́ lọ́sí mọ̀mọ́ mọ̀ قال الحجاج بن عرطة رحمه الله كانوا يكرهون أن يحدث الرجل حتى يرى الشيبة في ليهته lóòtọ́ ní pé àwọn sálàfù ń kọ́wọ́ wọ́n ma ń kórìíra àti mọ̀ lọ́dọ̀ yẹn tán àbáyé tí ìrí funfun níbi ogun gbẹ̀rẹ̀ ìtúwẹ̀ ní pé asùn nìyẹn kódà ní tó rí pé ok ìbéèrè tó bá rí méjì àwọn ènìyàn onísúnà là méjì wọ́n wà nínú ìlú kan àgbà ọmọdé àwọn méjì ní jòkó ibò lè yóò lọ automatically ọ̀dọ̀ bàbà so ibá yàbí tí wọ́n sọ nìyẹn bọ́ mú ẹbí tó pé láwùjú dalẹ̀ haula adàbílá haula náà wà lè ìsàlì mọ̀rọ̀dà an yóò jàrù ilmù alhadith ma a wùjú anything so game? tí o bá ti dàgbà bá ẹ mọ́ gbé lọ́dọ̀ tèmi kẹtún ṣe bẹ́ẹ̀ o so gbáfà ni wọ́n ń sọ náà ń dè náà ń tu ẹ́ kìí kí bóyá ẹ ọ̀rọ̀ ẹ kìí ṣe pé bóyá aláwájú kan báyìí súrọ̀ kan naam wà yí nàmọ̀ lùmọ̀rọ̀dù ìzálù nẹ́sìmọ̀ nàìjíríà yí tàà sọ ní pé ẹgbẹ́ àwọn sípò wọn fàákùl hadathi nabir an yantafiya bihi

nílùú ẹmà àwọn ìbéèrè ká tó á mẹ́ ọ̀rọ̀ YouTube kan ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ wá kọ́ sí ọmọdé pẹ̀ẹ́dàkùn ẹ̀bà dárípẹ́ iná ní YouTube channel àwọn ṣe fọ́sán bẹ láyé náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni subhanallah ẹ̀wọ̀n kàbáyì last year last year January ó jẹ́ mọ́sábí méje tó pé irọ́ pọ́nbélé ọ̀rọ̀ tó kọ̀wẹ́ pọ́nbélé ẹwù kẹ báyìí wọ́n ní kò tẹ̀ ní ìkàtúnlọ sáwọn ọ̀rọ̀ àmà gan kò tún nídìí àmà ó ló kẹ́ẹ̀tì channel ó dẹ̀ sọ fáyẹ̀ pé send your question káyẹ̀ mọ́ ó ń gba fatuwa wọ́n ló ti wá kọ̀mítì ọ̀rọ̀ fatuwa méje báyìí láàrin December sí January lásìwà fàáwú ó ti kọ̀mí ẹwà ẹwùrú ẹ̀bẹ̀ èyí táwọn tún rínú o èyí táwọn tún fatuwa ọ̀rọ̀ méje ńláńláńlá ló ti dára ẹwùn nígbà tó wọ́n fà ń bẹ láyé kódà ẹni tó bá jẹ́ àwọn ọ̀dọ́ tó máa ń tẹ̀lé àwọn àfà tó wà lójú ọ̀nà àwọn àfà tó bá béèrè àwọn question míì gan tí a kébí aláàrin àtakà wọ́n ń gbà láàrin àwà yìí náà ìdí ìwọ̀dọ̀ fi dán àkọ́kọ́ òun náà ní tí yẹn ti kà lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ àwọn àgbàlagbà fà yẹn wà ní ẹkì ìtẹ́ bá béèrè nǹkan míì láìfi gbígbà mi tẹ́ bá béèrè question míì ah, go and ask the scholars èyí ìjọkọ̀ àwọ̀ ilé go and ask the scholars lọ kọ question wá sẹ́nì sáàfà àbọ̀rí ẹlòmí gẹ̀mọ́ sẹ́nì question wá pé mọ́ ọ̀rí sọ́rẹ́lẹ̀ yóò àbọ̀ tù sí lágbára àbọ̀ sẹ́nì sáàfà àbọ̀gbà kọ́ṣẹ̀ wa ààbọ̀ tún sí èbò àbí Yorùbá ma lọ ṣe bá yàbí bó ní ó sì mọ́ ṣe àgbàǹgbà lọ́sí fatuwa mọ́ ṣe fatuwa mọ́ dá fatuwa ẹmọ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ lè á nẹ̀ dáríkà kọ́tùnù láwù ikú lélẹ̀ fún yẹn èyí fẹ́ para yẹn láì yọ̀dá nífà wọ́lá wà fìtínà fìtínà ni wọ́n tẹ̀gìrí ìjọrẹ ní lójú àti ìgbàtanjẹ́ èyí padà dẹni tí ó mọ̀ jọrẹ lójú pé àwọn àti wá dàgbà báyìí o àwọn àti ń ṣe fatuwa o tó bá fẹ́ ṣe wà síbi kankan ọ̀rọ̀ àwọn àfáà lọ́mọ kàfáwọn èèyàn kìí ṣe pé wọ́n lọ́mọ ìwọ ọ̀jámọ̀ kankan ọmọ kéwú ni ọ́ ọmọ kéwú tó ń ṣàǹfààní fáwọn èèyàn díù tó pé àwọn àgbàlagbà tí wọ́n wà lórí òdodo sí àmọ́ kéré ó ni wọ́ ìyẹn gbọ́dọ̀ mọ̀ wára yẹn mọ́gbàtàjẹ́ orákun wo kọ́lá alifudel bin ya ẹmùkọ́ jí fúdébìn ya sọ̀rọ̀ rahimahullahu sọ wọ́n lọ rọ̀ àìtò rajulan ìjìtàmù annasu hawlahu laqultu tí bá rí ẹnìkan jòkó bá àwọn yẹn wá péjọ bìbà síwájú ẹ̀ ní ìtàwọn yẹn wọlé ní àwọn yẹn wá من الذي اجتمع الناس حوله لا يحب ان يجود كلامه له tani ó fẹ́ kó ko mu yejo tawon yo wa ko jo around there tí bá ṣe kí ó fẹ́ beautify ọ̀rọ̀ ẹ̀ ẹ mọ̀ rita so nurun ẹlòmí kan tó lọ sí bí video tó ma ṣe wọ́n ṣe makeup wole wa ṣe makeup owó tó fi ra material àwọn microphone kíni tí ó sound again ah kíni kan ring light ìgbàwo kíni di a fẹ́ triple triple tripod stand tó ma fi hand camera kọlọmọjì adarí tí bọ́sà ní ti wà ní iṣẹ́ dáwà ní tẹ́ mọ̀ ní iṣẹ́ dáwà tí ràn àti mọ́sálásí ìlọkílọ́dọ̀ àwọn àfá ẹwọ sheik mobil wọ́n nígbàtà àwọn ọdọ́dọ̀ àwọn fámílì ọ̀rẹ́dà kùn ẹkà rábá ń kọ́ mọ́sálásí kékeré kẹ ẹmọ́ ẹkẹfẹ́ mẹ́lẹ̀ wọ́n sọ àwọn àdúgbò àwọn fámílì kọ́ mọ́sálásí kékeré kékeré ibẹ̀ náà expand náà expand wọ́n mọ́ wá tí bus stand ò sí káàkiri àbáṣemọ́ wá fíìmù ẹwà ogun bọ́n sí wá ṣe tó wọ́n wá jòkó wọ́n lè ṣe dáwà dáwọn ọdẹ padà dí tó padà gbogbo Yemen àti gbogbo ayé tẹ́yìn ẹwọ bárọ́kà ẹwà wọ àwọn eléyìí náà ìmì àwọn tó bá jẹ́ content creator tó bá ti ẹwọ tó kúndùn ní tánàṣe content ìbìsàrí ẹ̀nà ta ló rántí ẹ̀mọ́ kọ́ di dáàbá ìmọ̀ tó fi lẹ́dà mọ́ ó ti tẹ́ ààrí kẹ̀kẹ́ mọ́ fídíò tó ṣe kalẹ̀ fídíò mílíọ̀n ti jáde lẹ́yìn ìgbà yẹn àmọ́ ìmọ̀ tí yẹn bá sàǹfàní kalẹ̀ fálù ó mọ̀ pẹ̀lú sincerity Ọlọ́run ọba ni ó mọ̀ tàn ká fúnra rẹ̀ Allahu akbar àmì Ọlọ́run kúbọ̀ ní ikhlas wọ́n ni waqala aidan Fudayl sọ pé balagoni annal ulama ó ti dọ́dọ̀ mi pé ṣe ráwọn àfáà nígbà táwọn yẹn fi ma mọ́dọ̀ láàgbà tó ti kọjá kánú ìdá ta'allamu amilu tán bá ti kọ́ ìmọ̀ wọ́n ṣiṣẹ́ tọ ìmọ̀ wà ìdá amilu ṣagọlù tán bá ti ṣiṣẹ́ tọ mọ̀ yẹn wọ́n bízi pẹ̀lú pé ń ṣiṣẹ́ tọ ìmọ̀ wà ìdá ṣagọlù fúkìrù tán bá ti bízi pẹ̀lú pé ń ṣiṣẹ́ tọ ìmọ̀ yẹn àwọn onírí wọn wọ́n ti sálọ fáwọn èèyàn wà ìdá fúkìdú túlìbù káàkiri àwọn fàìdátù lè bú harọ̀bù tán bá ti ń wá wọn tún máa sá pé yóò rà ní ẹmọ́ wà mí sí ẹ̀fí mílẹ̀ ẹmọ́ wà mí kọ́ ìmọ̀ láti máa lò fúnra mi like wọ́n ń sá fún gbogbo àwọn kíní tàbí ṣe yìí èyí tó bá jòkó tí bá ń kọ́wìn èèyàn wọ̀ lẹ́yìn tó rí pé ah, ẹjọ́ akọ̀wìn lẹ́sìn ni wọ́tẹ́ èyí tó bá rí pé eh, fáàrùdù kìfáyà ni àwọn ah, kẹ́tí ṣe wà sí kílẹ̀ wo ẹfẹ̀ mílẹ̀ èmi kọ́mù láti fúnra mi ni yóò mọ̀ sálọ ni wọ̀lẹ́ ṣe kàwọn bùkọ́ gbogbo lẹ́tọ̀ kẹta ń sọ pé wọ́n mú áfẹ́rì tẹ́lọ́ àsálàfà pé tó bá ilé jòkó táwọn yẹn bá ilé pé mẹ́ta ọjọ́ yóò dìde ni táwọn yẹn bá ilé jòkó tẹ́ bá ilé pé tírì yóò dìde ni yíyìn sí mẹ́ yóò sì wọlé lọ ẹgbẹ̀rẹ̀ ojú 2 1 or 2 9 ẹgbẹ̀rẹ̀ ojú bẹ̀rẹ̀ nínú àwọn fàtí wọ́n gbajúmọ̀ nínú àwọn mashahid nínú àwọn nínú àwọn sálàfù ìyàn láti ọkọ̀ àfáà yẹmọ̀ ni so wọ́n ní fàyá àyíwà tọ́ọ̀lì àyíwà tó láàbọ̀ ní pẹ̀lú ẹmọ akẹ́kọ̀ọ́ ìdá àrọ́tùmọ̀lì ilmi min mọ̀nà bí i tẹ bá fẹ́ ìmọ̀ níbi títí yọ gangawo níbi aṣùlù rẹ̀ níbi títí jáde gangawo fàháwòhùn ulama al-kibar àwọn àgbàlagbà fà níwájú yíyẹ o alladhina shabat lihahum irungbọn wọn ti funfun wa nahalat jusumuhum ara wọn ti gbẹ látara ìmẹ̀ wa dhabalat quwwahum fil ilm agbára wọn ti lọ wọn ń pè sínú mẹ́ wa ta'lim àti ìmọ̀ kọwọ̀ yẹn wọ́n kọ́ bí pé Allahu Akbar ẹwà ẹwà wọn Sheikh Rabi àìpẹ́ mú tún wọn kútùbù Sheikh Rabi kọmọ́ ń bèèrè ọgbọ́n sínú àà Sheikh Rabi tún kọ́ àwọn tíra ilé ni ah, àwọn bí lọ pẹ́pà ah, Sheikh Rabi tún kọ́ tún èmi ò bí àwọn ilé náà tún ni ó o àmì ah, tún wà ti wà o a kọbla an tefkiduhum ká tó ma lọ àwọn afẹ́ tí lọ sí ju ọgbá sí wò rẹ àwọn tán sẹ́kù ká gbá wọn mú wastakhrijú kunuzahum àwọn treasures àwọn kílẹ̀ ń pè gbúdò owó àti kílẹ̀ ń pè kílẹ̀ mọ́ ń pè àwọn treasures wúrà àti fàdákà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tètè lọ mú jáde o kọbla an tuwara ma'ahum ká tó lọ bù wọ́n mọ́lẹ̀ pẹ̀lú nǹkan yẹn kílẹ̀ ń pè kọ̀dìdúfinẹ̀lì yawma ilmun kathir jọ́tásí zaid bin thabit kọ̀dì òdúfinà lè ọmọ ilmù kẹfì wọ́n ti sin ìmọ̀ tó ní agbára lẹ́ni torí táfà bá ti kú yóò púpọ̀ lúmọ̀ yẹni àwọn tó bá ti sáré mú lẹ́nu rẹ̀ àwọn láti gba díẹ̀ mẹ́ wọ́n tún káwọn tó wà lẹ́yìn Allahu akbar wọ́n ni wà fi lé láti tòlàmá yóò fi tákọ̀dù ìbádọ́rọ̀ òun ńlá tó bá ti di òru dúdú ìgbàlẹ́mọ̀ pé ah òun ìwúlò tó ń bá dúdú tí ò sí àfà láwàgbà àwà mísù ṣùgbọ́n yẹn tẹ̀mbé fi hádà zaman ikhtalla mi'yaru kathiri min al'amma fi takyim al'ulama فجعلوا كل من وعظ موعظة بليغة أو ألقى محاضرات هادفة أو خطب الجمعة مرتجلا عالما يرجع إليه في الإفتاء ويؤخذ العلم عنه wọ́n ní pé tó ṣẹlẹ̀ lásìkò tó wáyé ní pé àwọn èèyàn tó bá sọ́dí kí gbogbo ẹni tó bá ń ta fi mọ́ olùmọ́ ti dàrú gbogbo ẹni tó bá ti lè ṣe wáàsí tó lágbára pé àfáà yìí wáàsí ọ̀rọ̀ dá láhàn rẹ̀ gẹ́ àbó sọ ó gífù lẹ́tọ̀ lẹ́tọ̀ ń gbóná àbó ṣe khutbah jùmọ̀ àkà tó ní agbára tó tí ń tó lera wọn àwọn yóò ní alimu ni alimu ni tí ìbá ń ṣe bẹ́ẹ̀ ni bóò ni mufti mẹ́kì ṣe jẹ́ alimu bóò ni mufti mẹ́kì ṣe yẹ jẹ́ bí ayi mizan ni mufti mẹ́kì Zakir ní kó ṣe jẹ́ alimu bóò làwọn Ali Khan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn bídà láwùjọ wa later mo padà sọ́dọ̀ wọn fún fatwa dé pàrùn lómi tún gba owó fatwa ìkanu wọn náà sí website fún fatwa ẹ̀sàn bí i àbí $10 àbí $20 fún fatwa ni fatwa tọ́rì lọ́dọ̀ lájínà tó wọ́n ni wallahul musta'an wa yukhadhu al-ilmu anhu eh wọ́n ni eléyìí àgbìn ẹsẹ̀ jáde tó lágbára tó dẹ̀ ń dúnyàn in tó ṣe pọ́ ń ṣẹlẹ̀ tó bá nínú jẹ́ ni tàtọ́ yàrọ̀ ṣàrọ̀rọ̀ ha iná rẹ̀ spákì rẹ̀ ti fán káàkiri wà á mọ̀dọ̀rọ̀rọ̀ abú rẹ̀ ti gbálé ó ti gbá ókó ìdá ìhìyà in isnadul ilmi labari ahli because ma fi ma ti sọ́dọ̀ àwọn tí wọ́n kí ń ṣe onímọ̀ ni wà ìdá wùsìdà al'amuri labari ahli fantadirisa tó má ti fi ma ti sọ́dọ̀ àwọn tí ẹ ṣọ́ra fún ìmọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ kó ṣọ́ra fún ìmọ̀ mọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn ènìyàn illa idha kanu min ahli al-ilmi al-ma'rufin ọ̀dọ̀ àwọn onímọ̀ tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú ìmọ̀ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú súnnà tí wọ́n sọ bídá wọ́n bá wọn bídá ṣe wọ́n ń dífẹ́ndà wọn bídá àwọn èèyàn gidi tí wọ́n bẹ̀rù Ọlọ́run tí wọ́n tẹ̀lé mọ́nájà wọn sálàfù tí wọ́n kí ṣùgbọ́n tó fi wulati al-umuri al-muslimin kìí ṣe gbẹ́ tó mẹ́kú bí wá mọ́rọ̀ tẹ́mọ́ àwọn wà sí tí ó fi kọjú àwọn ìyẹ̀sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú kó mọ bó lórí àwọn olórí mùsùlùmí tafẹ́ di akẹ́kẹ́jú láwùjọ tó fẹ́ di àfáà gidi mọ gbọ́ àwọn olórí ọ lérò bí wà sí bí àwọn yóò kójọ bí bà sí wà sí ah, àfáà ìmọ̀ só lódó ẹni gọ́ọ̀nà Lagos la fẹ́ mú wọ́n gbóyà gọ́ọ̀nà Lagos la fẹ́ mú ní khutbah ẹni àwọn yóò kún dé bá mú mẹ́sàsì ṣètò kò nígbà àwọn ìgbógun títí àwọn yóò jòkó wọ́n fẹ́ gbọ́bọ́ sí bú olórí Allahu Akbar in tó takó súnnà ṣe ibáyìn àbí tó làwọn lè mí máa so kìí ṣe ọdọ́ àwọn bí díkìrì nisab lè wọ̀ fayati aid abẹ́ tó yẹ kí bí ó bá ma current affair kódà ọmọ ká kíni ní èkó 83,000 people ló ní aid àwọn tó ma ń sọ̀rọ̀ current affairs kìí ṣe pípẹ́ tó bá ń sọ bẹ́ẹ̀ láàsọ̀dọ̀ ní mímọ̀ wà náà hùyà ma taqaddama kama yafhamul ba'd ìtumọ̀ tàwà tí síwájú kìí ṣe bá lùmí ṣe adamu listima ilé yìí kìí pàdé gbọ́ lọ́dọ̀ àwọn tó bá jáwọn aw lintifa bi ma'arifihim a ṣe àǹfàní pẹ̀lú àwọn àṣíwá kalla kí n ṣe bẹ́ẹ̀ wo a mú mọ̀ lọ́dọ̀ wọn wo innamal muradu adamu akhdhil ilmi shar'iyyi anhu ok afon kí ṣe pà lè mú àwọn malumat lọ́dọ̀ àwọn tọba bí àwọn tán sọ nípa aids yìí pà lè mú malumat lọ́dọ̀ wọn wo bọ̀ kí ṣe pà lò ní mímẹ́ tá bá wallahul muwaffiq kí n pàwà gbé wọn sí ipò àwọn afá ọlọ́ọ̀bá ni àmì ẹ̀kú fíwá sí kúngẹ́ àwọn ẹ̀sìn ma fi yàn ṣe kúngẹ́ so summarily o ní pé ọdún àgbàlagbà afá tí ó gbọ́ wọn ti funfun tàti dàgbà sí lóòmà ibẹ̀ gangan ní ìpìlẹ̀ níbi mọ́múmà àwa òjòkù sáà tó wà lórí súnnà àwọn tọ́jà àwọn ọ̀dọ́ tán wà lórí ojú ọ̀nà wọn kìí sí pàwọn ọ̀dọ́ táwọn náà sọ pàwọn náà ń ṣe súnnà ọ̀dọ́ ẹ́ tán so papọ̀ mọ́ àfáà yẹn tí wọ́n dẹ̀ ń dá yín padà sọ́dọ̀ àwọn àfáà yẹn náà pé àwa kọ́ làfáà so àwọn àǹfààní yìí bọ̀n tó pọ́n wà ní Saudi àbọ́ wà ní Egypt àbọ́ wà ní Syria àbọ́ wà ní Yemen àbí Libya àbọ́ wà bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ kò wá mí pé Nigeria ti wá cut away kèsì pẹ́sìn ẹ̀sìn Saudi lélẹ̀ ẹ̀sìn Salafia Nigeria Salafia Egypt gbogbo ẹ̀yọ̀ kan náà ni ẹ́ so àtàbá wà ní Nigeria ta jẹ́ ọ̀dọ́ ta jẹ́ ọmọ kéwú ta ń ṣe gbìyànjú kéwú gẹ́bà àfáyẹ̀ ṣe advice kama sí náà ipé tẹbájọ́dọ̀ tẹbá lórí súnnà ẹmọ́ ṣe wà sí ń bẹ́ náà iṣẹ́ táwọn àmọ́ ṣe ni pé kájẹ́ káwọn èèyàn mọ̀ àwọn àfáà àwọn àfáà ní ibi ìbáyìí kódà àwọn tíra àwọn lámọ̀ lò àwọn lectures ẹ̀ àti bẹ́ẹ̀ lámọ̀ ṣàfán lára wọn ṣe báyìí àbí wa unite lábí àwọn so àwọn àfáà yóò wá ṣe fatuwa kan níbi àwọn nawazil ẹnu oníkálùkù ó kó mẹ́gbá àwọn àfáà ti sọ̀rọ̀ dákẹ́ ọgbọ̀n sọ̀rọ̀ àwọn àfáà ti sọ̀rọ̀ látara ará Saudi náà ní kìbáàrù tiwọn àwọn ará Yemen náà ní kìbáàrù tiwọn ẹ̀dàkùn ṣe sàlàfíà ṣe ìlú ni dé kí oníkálùkù wà ní kìbárù like kí ni túnmọ̀ gbogbo yẹn gbogbo wẹyọ kan náà ni wá wa anna hadhihi ummatukum ummatan wahidatan wa ana rabbukum fa'budun sàbí alákùsà